na bismillah alhamdulillah wa salatu wa salamu ala rasulillah na so ibi ta dé òun ni bí tí a ti sọ̀rọ̀ nípa ibtida'ul wahyi àbí so níbi báyìí ibi ta dé àti ṣàlàyé bí wahyi ti bẹ̀rẹ̀ fán nàbí àti wọn hadith tó wá lórí àtàwọn àlàyé rẹ̀ so ní tọ́wọ́ sọ bí ni pé fa aqama makkata 13 sana so wọ́n ní fa'aqama bi makkata thalatha asharata sana wọ́n ní annabi sallallahu alaihi wasallam wọ́n ní annabi dó sí makka fún kìnnì 13 years so nípa annabi sallallahu alaihi wasallam dó sí makka fún kìnnì 13 years so bọ̀bọ́n ṣe sọ níbi tíra yóò jù báyìí lọ wọ́n ní wa qila khamsa ashara wọ́n ní wọ́n tún sọ pé kìnnì wọ́n ní wọ́n tún sọ pé khamsa ashara ní pé 15 years wa qila ashara ní so ní pé wọ́n tún sọ pé mẹ́wàá ni wà sahihul awwal èyí tó sì lálàáfíà jù ní kíni tó lálàáfíà jù lálákọ̀ọ́kọ́ so èyí tó lálàáfíà jù ní kíni èyí tó lálàáfíà jù ní alákọ̀ọ́kọ́ so èyí tó lálàáfíà jù ní alákọ̀ọ́kọ́ so kí lẹ̀ rí wọ́n fi wọ́n fi ẹ̀rí rẹ̀ síbi hamish bí so ẹ̀rí rẹ̀ wọ́n bí hamish bí so nínú àwọn hadithi tí sheikh abdurrahman al-nawasi tí wọ́n sálàyé rẹ̀ wa ni wọ́n sì kà several times wọ́n ní ọwọ́látọ̀dọ̀ ibn abbas radiyallahu anhuma ó sọ pé anzala ala rasulillahi sallallahu alaihi wasallam àbí unzila unzila ala rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ni wọ́n sọ wáhí kalifan nabi ìgbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ fún wa huwa ibn arba'in ní pé ọmọ 40 years ni so ibn abdul aziz ó sọ pé wa ba'da aami arba'ina ursila fi yawmi lithnayn yaqinan fanqula so wọ́n ní ibn abbas sọ pé unzila ala rasulillahi sallallahu alaihi wasallam wa huwa ibn arba'in famakatha bi makkata thalatha asharata sana ní pé ó dó sí makka fún kìnnì fún 13 years wọ́n ní thumma umira bil hijra so wọ́n ní wọ́n wá pa annabi láṣẹ pẹ̀lú hijra fahajara ila al madina wọ́n annabi wá ṣe hijra lọ sí madina famakatha biha ashara sinin wọ́n ní annabi dó síbẹ̀ fún 10 years thumma tuwufiya sallallahu alaihi wasallam lẹ́yìn náà annabi kú so hadith yìí wà ní sahihul bukhari so hadith 3851 so fi ní ẹlẹ́gbẹ́ kíni as-sahihu alkini al'awwal wọn na ni pé 13 years la nábi ló maka so wọn wá sọ́jú báyìí lọ níbi tíra yìí sí ẹ̀ but àwọn wá wò nínú àwọn kútùbù sírà kí láwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn wáhí sọ nǹkan tó kọ́kọ́ sọ kalẹ̀ fán nábi a sọ nǹkan tó sọ kalẹ̀ lẹ́lẹ̀kejì a sọ nǹkan tó sọ kalẹ̀ lẹ́lẹ̀kẹta lẹ́yìn àwọn ọgbà yẹn gbogbo 13 years yìí kò sáà possible kíyàn sáà ló 13 years kọmọ́sí kankan an bèèrè tàṣí annabi wa muhammad sallallahu alaihi wasallam ikú ọ̀rọ̀ ọgbọ̀ ògbé ìdìdé fẹ́rẹ́ ọ̀yí so àwọn kata wá fẹ́ wò ní so nínú kútùbù síra àwọn kata àwọn olùmọ́mọ́ ń ní pé lẹ́yìn ìgbà tí Ọlọ́run bá sọ dáwà kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam tán nígbà tó lọ́wọ́ bá ti gbé ànábì sallallahu alaihi wasallam dìde lójíṣẹ́ yẹn ànábì náà bẹ̀rẹ̀ sí ń pe àwọn èèyàn so ànábì náà bẹ̀rẹ̀ sí ń pe àwọn èèyàn so ànábì bẹ̀rẹ̀ sí ń pe àwọn èèyàn sirron so bí dáwà sí kọ́kọ́ bẹ̀rẹ̀ dáwà kìí dáwà sirriya so fi sir so tàbáwà sọ sirriya kí wọ́n sì gbọ́yé sí sirriya táwọn ikhwan muslimun sọ tiwọn so sirriya tó kó sharro sínú ni tiwọn oi so sirriya tó ti pé wọ́n fi ń se aburú ni ọ̀ sí sí pé dáwà ara ọ̀ and kí ní kẹwàá tààtù tí fíkàfù kan wà tí yẹn gbọ́dọ̀ máa ní táwọn olùmọ̀ bá ń criticize nǹkan èyàn gbọ́dọ̀ mọ mọ pọ́ìntì tí wọ́n fi ń criticize nǹkan yẹn gẹ́ bó ṣe pé tí wọ́n bá ń sọ nǹkan pé nǹkan nílẹ̀ èyàn gbọ́dọ̀ mọ mọ pọ́ìntì tí wọ́n fi ń sọ kó wọlé torí pé nínú aburú táwọn mọ̀tẹ́dẹ́ àti wọ́n dáṣẹ́ lẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run bá ní pé àwọn istilahati tó ti pé àwọn sálàfò àbá nẹ́bí sallallahu alaihi wasallam ń lò fún nǹkan dáadáa ó padà di pé kí ni ó padà di pé àwọn ń lò fún nǹkan aburú Sheikh Mustapha mbúrọ̀ mú sọ kí ni wọ́n ní èèyàn gbúdọ̀ mọ ọmọ qadrul mushtarak ti yapa lápẹ̀lẹ́ nínú gbólóhùn tí ẹ ma mọ́ táwọn ẹmọ́ lónìí gbólóhùn kìnnì gbólóhùn hikima àbí so gbólóhùn hikima but sáwọn olùmọ̀ súnà náà yíwọ̀n ìsọ́rọ̀ hikima in tó fi bukata kíyàn kí so èyàn gbọ́dọ̀ ma èyàn gbọ́dọ̀ ma ilé yọ wà ilá àwọn olùmọ́sọ́ wọn lọ gbọ́lọ̀wọ̀n sír ní pé ìjá nabi sallallahu alaihi wasallam àtúnṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ dáwà ni o so ìjá nabi sallallahu alaihi wasallam so ní pé èyàn orí nínú àwọn tíra síyẹ́rọ̀ tó pọ̀ bámú bámú bámú so ìjá nabi sallallahu alaihi wasallam tó fi kọ́kọ́ bẹ̀rẹ̀ so but ìyàtọ̀ wà láàrin sir nítorí kódòdó káwọn yẹn fi kọ́kọ́ gba òdòdó kó fi strong àti sir nítorí kí ẹ̀mbà fi lè kọ́kọ́ tàn ìbàjẹ́ká so ìyàtọ̀ wà láàrin méjèèjì so anábi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ dáa sallallahu alaihi wasallam sí sí bẹ̀rẹ̀ sí so anábi sallallahu alaihi wasallam pe àwọn èèyàn sí ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́ọ̀bá ṣe jí kí n ká gbọ́lọ́wọ́ al-Imam Ibn Kathir ń so yóò tún clear rẹ̀ fàdára sí nínú al-Fusul fi ikhtisari sirati sirati ar-Rasul so nínú àwọn tíra tó wà summarized nínú síra annabi sallallahu alaihi wasallam so ó dẹ̀ wà pàgá al-Fusul fi rasul so Ibn Kathir rahimahullahu ta'ala sọ wọ́n ni fakanati halul ula wọ́n ni ìsẹsí alákọ̀ọ́kọ́ halal nubuwati wa ìhá ìsẹsí pé ìjánabi àti pé wọ́n sọ wáhì kalẹ̀ fún thumma amarahu allahu fi hadhihi al-aya lẹ́yìn ọlọ́wọ́ bá wá pàálàsẹ̀ fa'anzir an yundhira qawmahu wa yad'uuhum ila Allah nígbà kó kìlọ̀ fáwọn èèyàn rẹ̀ kó sì pè wọ́n sójú ọ̀nà Ọlọ́run ba fashammara sallallahu alayhi wa sallam an saqi taklif anabi wa anabi dìde láti ṣe nǹkan tí Ọlọ́run ba subhanahu wa ta'ala pa láṣẹ yìí wa qama fi ta'ati Allahi atamma qiyam ó sì dó láti sójú ọ̀nà Ọlọ́run ba al àwọn tán dàgbà was-saghira àtàntàn kiri wàlhúrọ̀ àwọn tó ń jẹ́ ọmọlúwàbí wàl'abd àtẹrú àrìjára wà nìsá àwọn ọkùnrin àtàwọn obìnrin al'aswad àwọn tó dúdú al'ahmar àwọn tó pupa fastajaba lahu ibadullah àwọn èèyàn dáwọn nabi sallallahu alaihi wasallam min kulli tribe wa kana haizu sabqihim ẹni tó bá ṣe kíni ẹni tó wá níbi ìdá nabi sallallahu alaihi wasallam lọ́wọ́ onan kini abubakirin radiyallahu anhu so nígbàtí nabi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ dáwà nínú àwọn kótó kọ́kọ́ gba dáwà nabi eh, sallallahu alaihi wasallam oníkin oní abubakir so oní abubakir so kódà in tó tó gbajúmọ̀ látọ̀dọ̀ àwọn sálàfù nìyàn èyí tó gbajúmọ̀ látọ̀dọ̀ àwọn sálàfù jù nìyàn so kódà wọ́n tún gbà wá nínú àwọn ẹgbà wá mi gẹ́gẹ́ bí alimọ́mọ̀ Qurtubi alimọ́mọ̀ Qurtubi gba àwọn ẹgbà wá yẹn wá nínú tafsiri tafsiri tafsiri gbọ́nà ọlọ́wọ́ bá pé was-sabiquna al-awwalun bẹ́ẹ̀ni so was-sabiquna al-awwalun tó wà nínú suratu Tawba alimọ́mọ̀ Qurtubi gbà wá so wọ́n sọ àwọn wọ́n pé àwọn sálàfù èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ látọ̀dọ̀ wọn náà ni pé Abubakar ni àwọn ọ̀rọ̀ míì náà wà pé ẹlòmíì náà ni àwọn ọ̀rọ̀ míì náà wà pé ẹlòmíì náà ni irun sí nínú àwọn ọ̀rọ̀ ni pé Khadija radiyallahu anha tabade wo náà nígbàtí wahyi kọ́kọ́ sọ̀kalẹ̀ fún nabi sallallahu alaihi wasallam ẹ̀rí pé ẹ̀tọ́ kọ́kọ́ gbàgbọ́ náà nabi sallallahu alaihi wasallam nìyẹn pé wallahi lan yukhzika Allahu abadan ọ̀yí so yàtọ̀ kó sí pé tó gbàgbọ́ náà nabi ó fẹ̀mí annabi balẹ̀ ó tún rán ànábì lọ́wọ́ tó bí pé tánàbì bá ti rántí rẹ̀ báyìí ànábì máa ń sunkún ni so kílọ̀kọ́ rẹ̀ àti pé ọlọ́run bá tún wá sọ fún Jibril ní pé kó sọ fún ànábì pé ọlọ́run bá ń sálámà sí Khadija so tó fi hàn pé gbogbo ẹ̀rí pé olùgbàgbọ́nà ànábì sallallahu alaihi wasallam fi awwalil amr so tó ṣe pé àwọn àfáà mi ìfẹ́ nílẹ̀ ni pé Khadija ló kọ́kọ́ sí kíni ló kọ́kọ́ gbàgbọ́ náà nẹ́bí so èyí tó but àwọn àfáà mi gẹ́bí alimamun Nawawi so alimamun Qurtubi bí náà dákọ̀ rẹ̀ nínú tafsir wọn so wọ́n So pé in tó dáa ní bí kíyàn sí tafsir ń bẹ̀ so kíyàn sí kíni kíyàn sí tafsir ń bẹ̀ pé ẹn tó kọ́kọ́ nabi, náà nẹ́bí inú àwọn obìnrin ẹn tó kọ́kọ́ gbàgbọ́ náà nẹ́bí inú àwọn kíni nínú àwọn Eh, nínú àwọn àgbàlagbà àgbàlagbà ọkùnrin ẹni tó kọ́kọ́ gbàgbọ́ nínú àwọn ànábì nínú àwọn ọ̀dọ́ ẹni tó kọ́kọ́ gbàgbọ́ nínú ànábì nínú àwọn ọmọdé so ibà so pọ̀tẹ́jẹ́ káka ọ̀rọ̀ alìmọ́ al-Hafiz ibn Kathir wọ́n ni wà kánà ha'iza sabqihim ẹni tí ó tó gbà kwa síwájú bíbá Abu Bakrin radiyallahu anhu Abu yóò kí ló kọ rẹ̀ abdullah ibn uthman at-taymi so ọkọ̀ abubakar lẹ́lẹ́ abdullah ibn uthman at-taymi wọ́n ni wa azarahu fi dinillah wọ́n lọ́rọ̀ annabi lọ́wọ́ nínú ẹ̀sẹ̀ ọlọ́wọ́ ba wa da'a ma'ahu ila Allah ala basira òun náà sì pépè papọ̀ mọ́ annabi sallallahu alaihi lórí amadájú fastajaba abi bakrin ẹ̀tọ́ ọmọ wo yàtọ̀ sí pé abubakir radiyallahu anhu yàtọ̀ sí pé abubakir radiyallahu anhu òun yẹn gba islam abubakir tún pè àwọn èèyàn wọnú islam kódà ọ̀pọ̀lọpọ̀ àbí àwọn al'ashara al-mubasharuna bil janna abubakir ló pè wọ́n sínú islam ẹ̀yàwó sí ma pé gbogbo ẹni tó bá ṣe sábàbí islam yẹn gbogbo ṣe dáadáa tí ẹ̀yàn sí nínú islam yóò ma sikin yóò ma ní commission wọ́n ni fastajala bali abubakirin Uthman ibn Affan so wọ́n ló dá Abubakar lóhùn Uthman ibn Affan wa Talha wa Sa'd ibn Abi Waqqas wọ́n ní wa amma Aliyun wọ́n ní ẹ̀rí Aliyu so ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó kọ́kọ́ gba dáwà lọ́dọ̀ annabi òní kìdì òní Aliyu so ẹni tó kọ́kọ́ gba dáwà lọ́wọ́ annabi sallallahu alaihi wasallam kìdì òní Aliyu so ó ti dọ̀rọ̀ mẹ́ta báyìí àbí hmm. aláwọ̀kọ́ta ni Khadija àbí hmm. ẹlẹ́ẹ̀kejì abubakir ẹlẹ́kẹta ali wọ́n ni wa amma aliyun fa aslama saghiran wọ́n ni ẹ̀rí aliyu ó gba islam ní kékeré ibnu thamani sinin so ó jọmọdún mẹ́wàá wa qila akthar min dhalik wọ́n ni kódà ó tún jù bẹ́ẹ̀ lọ fa qila innahu aslama qabla abi bakr kódà wọ́n ni ó gba islam síwájú abubakir wa qila la wọ́n tún sọ pé ara wọ́n ni wa ala kulli hal wọ́n ni gbogbo bí ó bá ṣe jẹ́ fa islamuhu laysa ka islami siddiq ìsìláàmù rẹ̀ kò dàbí Ibn Kathir ní sọ́rọ̀ kò dàbí ìsìláàmù Siddiq li'annahu kana fi kafalati rasulillahi sallallahu alaihi wasallam torí pé abẹ́ ìtọ́jú annabi ni Ali wà so abẹ́ ìtọ́jú annabi sallallahu alaihi wasallam ní kíni ni Ali wà so akhadahu min ammihi ó gbà látọ̀dọ̀ ọkùnrin tó jẹ́ kíni abu abu talib i'anatan lahu ala sinati sinati mahl so láti ran láti ran lọ́wọ́ so àbí sanati sanati mahl so ni wa kadhalika aslamat khadija wọ́n ní bákaná khadija gba islam wa zaid ibn haritha ọ̀rọ̀ ẹlẹ́kẹrin lélẹ̀ ipẹ́ ni tó kọ́ gba islam ní kí zaidu ibn haritha so ní kó zaidu ibn haritha wọ́n ni wa aslama alqisu so alqisu so jamuro ní kíni kìsí sun so kìsí sun so kìsí sí wọ́n ni wa aslama alqisu wọ́n ló tún gba islamu tẹ́kínà pẹ̀lú catholic fada so priest

a nkan tí Ibn Kathir sọ ní nípa ẹ̀kùn ìtàn wò ní pé 13 years tán Nabi sallallahu alaihi wasallam ló Maka kí láwọn nkan tí yóò ṣe ń gbà yẹn so nínú àwọn kan tán gbà wá pé Nabi sallallahu alaihi wasallam ṣe ń gbà yẹn ní kíni òun ni dáwà so ìmá ṣe dáwà ìmá pàwọn èèyàn sí ìsìláàmù so àwọn tán wọ́n kọ́kọ́ gba ìsìláàmù òun so aláwọ̀kọ́ ọ̀rọ̀ aláwọ̀kọ́ òun ni pé kíni òun ni pé Khadija so ọ̀rọ̀ tó gbajúmọ̀ jù òun ni kíni òun ni pé Abubakar so ọ̀rọ̀ tó gbajúmọ̀ jù lélẹ̀ so ọ̀rẹ́ lẹ́ẹ̀kẹta òun ni pé kíni òun ni Ali so ọ̀rẹ́ lẹ́ẹ̀kẹrin òun ni pé kíni Zaid Zaid ibn Haritha so Zaid ibn Haritha awa padà rí ìdí tí Annabi Osama. Osama ibn Zaid. So, ah, so, so, àbí uh, wọ́n ti bọ́n ṣe bá àwọn olùmọ̀ ṣe máa ń sọ nìyàn. So, bọ́n ṣe máa ń sọ nìyàn. A sọ fún wa pé àwọn olùmọ̀ míì, ẹlòmíì sọ pé ẹni báyìí ni, ẹlòmíì sọ pé ẹni báyìí ni. But, gẹ́gẹ́ bí An-Nawawi Ibn Salah, so, àwọn sọ pé kí a má generalize so ní pé kí n sọ pé awwalu man aslama min ar-rijali al-ahrar abubakar àtọ́kọ́kọ́ gba islam nínú àwọn ọkùnrin tí wọ́n jẹ́ sọmọlúwàbí òun ni kíni òun ni abubakar wa mina sibiyan nínú àwọn kéèkéé òun ni kíni ali so wa mina nisa khadija so wa mina mawali zaid so wa mina al-abid bilal so wa mina al-abid bilal eléyìn yóò rí nínú ibn salah so ilé ìwà ní muqaddima ibn salah so àkùjẹ́ bó sì jẹ́ so nínú àwọn nǹkan tó tún ṣẹlẹ̀ nígbàtá nabi sallallahu alaihi wasallam wà ní makka báyìí so nínú 13 years nabi lọ makka nínú àwọn nǹkan tí ó tún kọ́kọ́ ṣẹlẹ̀ òun ni oh, wípé anabi ah, sallallahu alaihi wasallam wọ́n gbà wá pé ọlọ́run ọba ṣe ọlọ́run a ah, ní pé ọlọ́run ọba ṣe lófin fún kó máa kírun ẹwọ gbólóhùn tí mo sọ yìí sọ pé sí lọ́nà yàn tó yí torí pé à ń padà bọ̀ wá wò tí bu bí wọ́n ṣe ṣe ìrún lọ́nà yàn so yí tí bu wọ́n ṣe ṣe ìrún lọ́nà yàn so ká dé ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ dáadáa sí nínú àwọn nǹkan tí wọ́n tún máa ń gbà wá ni pé anabi sallallahu alaihi wasallam sakin sallallahu alaihi wasallam ó ó ọlọ́wọ́ bá ṣe lófin fún yìí sọ pé sí lọ́nà yàn sọlọ́wọ́ bá ṣe lófin fún láti máa sàlọ́lá àti láti máa sakin sẹ́rí wà fún bẹ́ẹ̀ ni ẹ̀rí wà fún so ẹ̀rí wà fún ẹ̀rí tó wà fún mukhtalafun fi so ìyapa wà ń bẹ so ẹ̀rí tó wà fún ìyapa wà ń bẹ so ìyapa wà ń bẹ ní pé sí ó nílẹ̀ sí kò nílẹ̀ so hadith yẹn rí uh, sheikh muhammad nasiruddin al-albani wọ́n gbà wá nínú wọ́n fi sínú uh, silsilatu sahiha so wọ́n silsilatu sahiha bó ṣe wánà ni pé zaid ibn haritha so zaidu ibn haritha so tó jẹ́ awwal man aslama min al-kini mm. mawali so kí ni túnmọ̀ mawali sẹ́rí maula nínú àwọn gbólóhùn ní ilé lárúbáwá tó nítumọ̀ tó pọ̀ gan onítumọ̀ tó pọ̀ gan so tó fi ṣe pé nínú tàhárí tàwàhídì ni pé kí ẹ mọ́ mọ́ lò fẹ́ lómi àfọ́lọ́wọ́ bá so kìí ṣe pé tí ẹtẹ́lómi bá lò kò sí tó ṣe òye so but nínú tahari tawhid ìtumọ̀ rẹ̀ pọ̀ kan kìní kan wá qaida kan wà nù lugha tí ìtumọ̀ bá ti pọ̀ fún nǹkan ọ̀nà méjì ni a fi máa túnmà rẹ̀ aláwọ̀kọ́ èyí tán máa ń sábà lò fún jù tí o bá ti ṣe kọ̀rínà tó tọ́ka sí pé ó yàtọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni kíyàn wo kọ̀rínà ni yóò fi mọ̀ tó máa rẹ̀ lápẹẹrẹ sí ẹwọ dọ́rọ̀bà dọ́rọ̀bà àwọn olùmọ̀ lọ́gọ̀ ní gbogbo àwọn lédè larabawa pé ó ní túnmọ̀ tó 200 lédè larabawa ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ náà nínú àwọn ọ̀rọ̀ larabawa bẹ́ẹ̀ tó sì pé nínú rẹ̀ ni nasiha tàbá ní nasa haláwò ó lè mọ́tún but nínú àwọn alfáàzù tó sì pé bá bá ṣe lò Eh, kílùkọ rẹ̀ al-Hafiz ibn Rajab wọ́n dákọ̀ lè nínú Jami'ul Ulum wal Hikam so nínú àwọn alfáàtò wípé tán bá ṣe lò ní ó dìtàmì kíni kíni ìtumọ̀ rẹ̀ but so túnmọ̀ pé gbogbo òtúnmọ̀ lóní òun náà wà restricted bá ṣe máa ń lò so so irú mọ́wúlá yìí sìn ó máa ń túnmọ̀ pé kíni ó máa ń túnmọ̀ ẹni tó ṣe pé kíni ẹni tó ṣe pé nǹkan nǹkan pa wọ́n papọ̀ wilaya na malabas wilaya kankan walaya kankan wà láàrin wọn oye so kí lọ kọ̀rọ̀ bọ̀ níbi báyìí so awwalu man aslama min al-mawali onikiri zaidu ibnu ibnu haritha so zaidu ibnu haritha maula annabi sallallahu alaihi wasallam ne so maula annabi sallallahu alaihi wasallam so zaidu ibnu haritha so mọ́wúlá annabi sallallahu alaihi wasallam so wọ́n ni annabi sallallahu alaihi wasallam wọ́n ni annabi tí ó ti jẹ́ mọ́wúlá fún annabi sallallahu alaihi wasallam before islam so that is before kí wọ́n tó sọ wáhì kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam so òun náà ló tún wá gba hadithi wa a sọ pé hadithi wa nínú kíni no silsilatu sahiha ti sheikh muhammad nasiruddin al-albani wọ́n ní zaid ibn al-haritha sọ pé anna jibirila ní pé jibirilo atahu so ní pé wá bá nabi fi awwali ma uhiya ilay nínú àwọn nǹkan aláwọ̀kọ́ tí wọ́n sọ wá hìrẹ̀ kalẹ̀ fún nabi tó túnmọ̀ pé bóyá bí around the time ìgbà tá ń discuss yìí náà ni oye sàgbín tá àkọ́kọ́ wò ní pé kí ní àwọn tó kọ́kọ́ sí kí ní gba islam àbí so bóyá bí around àwọn time náà ni ni pé ata'u fi awwali ma uhiya ilayhi wọ́n ni fa'allamahu al-wudu'a ó wá kọ́ annabi ní wudu was-salah àti ìrun falamma faragha min al-wudu nígbà tí wá ṣe nígbà tó wá ṣe wudu ta akhadha ghurfatan ghurfan yóò bí fatil ghain so ghurfatan ẹ̀bùbù omi so akhadha ghurfatan min ma'in so ó wá bú ẹ̀bùbú omi fanadaha biha farja ó wá ṣe kíni ó wá fi wọ́n abẹ́rẹ̀ like kìí ṣe pé bó ṣe wá sọ yẹn náà ni ó so àbí kùbásà sí jẹ́ so ó wá ṣe kíni ó wá fi wọ́n abẹ́rẹ̀ so like ó kọ́ ànábì ní ìrun ó kọ́ ànábì ní wùdú ó tún wá fi ẹ̀bùbù omi ó fi kíni ó fi wọ́n abẹ́ ànábì sallallahu alaihi wasallam ní ta wọ́n fẹ́ yọ mí báyìí ni pé wọ́n ṣe wùdú àti sọ̀lá ní kíni ló fi fà ànábì so ẹjẹ́ ká di kíní mọ́ ta bá ń padà bọ̀ wá wo àwọn mọ̀rọ̀ tí bọ̀ ṣe sọ̀lá so abala bíbà ìtawà sọ ó lè fẹ́ dá ìṣkálẹ̀ lẹ́ pé ọwá bomi ó fi wọ́n akẹ́rẹ́kọ̀ rẹ̀ ó àbí annabi sallallahu alaihi wasallam alqadi abubakar ibn al-arabi wọ́n sọ nínú al-aridatul eh, ahwadi wọ́n ni ikhtalafa al-ulama wọ́n láwọn olùmọ́sí yapa ẹnu àti wo ẹ̀rí fún pé wọ́n ṣe wùdó àti ìrun lọ́nà yẹn fún àbí mm. astagfirullah wọ́n ṣe ìrun àti wùdó lóyìn òfin fún àbí mm. náà so kìí ṣe lọ́nà yẹn o so ìta fẹ́ gbọ́yé àkàfẹ́ gbọ́yé torí pé kí ní kan wá èyí kẹ̀yìn kọ́mọ̀ pé àkàn kọ́mọ̀ lásán ẹ̀yìn gbọ́dọ̀ ní fẹ́ kọ́ àwọn nǹkan tí yàn kọ́ so a fẹ́ gbọ́yé pé wọ́n wọ́n ní pé Jibril wá wọ́n omi sí àbí Ànábì sallallahu alaihi wasallam so kí ni kí ni túmọ̀ ilé wọ́n ni ikhtalafa al-ulama fi ta'wili hadha al-hadith so báwọn olùmọ́sí sàlàyé náà ni pé kíyàn wọ́n mi sọ orí asọ́ yẹn torí ó wá nínú àwọn ẹgbàwá mi wa in kana da'ifan lábọ̀ sí polẹ̀ ní pé ó wá wọ́n mi sí aṣọ ànábì sallallahu alaihi wasallam that is aṣọ ibi tó ṣe pé ibẹ̀ gangan ló jẹ́ pé abẹ́ ló súnmọ́ so ti yé báyìí wọ́n a fẹ́ gbọ́ yí pé in tí Jibril ṣe kí ni túmọ̀ rẹ̀ wọ́n ní ikhtalafa al-ulama'u fi ta'wili hadha al-hadithi ala arba'ati aqwal wọ́n lọ́mọ ọ̀rọ̀ mẹ́rin làwọn olùmọ́ nípa rẹ̀ wọ́n ní al aláwọ̀kọ́ ma'anahu ní pé idha tawadda'ta ní pé tó bá ti ṣe wudu fasubba al-ma'a ala al-udwi sabban bí kò da omi sí oríkèríkè ara yìí wala taqtasir ala mashihi ní pé ọ gbọ́dọ̀ kan ṣe kí ni ọ gbọ́dọ̀ kan pálásá fa innahu la yajzi'u fihi la yujzi'u fihi illa al-ghusl torí pé kò sí tó wọlé ń bí ilé àfi fífọ̀ àwọn àti mọ̀ pé in tó jọmọ́ kí ló kọ̀rẹ̀ in tó jọmọ́ ilé èyàn sì kí ni èyàn fọ́ àbí láti fi gbé nàjásà kó àbí wọ́n ni àsáàrí ma'anáwò wọ́n ni ìtumọ̀ rẹ̀ ní pé istabra alma ní pé ó gbọ́n omi kó bí násìrì pẹ̀lú pé yàn gbọ́n nǹkan wàtànáhùn àti kí yàn jìnà sí nǹkan yùkọlù nadahtu istabra'tu wàntadahtu ta'ataitu listibra'a lahu tí mo bá tọ́ láti gbọ́n nǹkan kó náà ń pẹ̀bẹ̀ wọ́n ni àsáàrí wọ́n lẹ́lẹ̀kẹta ma'anáhù ìtumọ̀ rẹ̀ ni pé idha tawadda'ta tó bá ti ṣe alwàláwò farushal izaro wọ́n ni alladhi yali alfarja wọ́n ni fi omi wẹ́ ti izar ṣòkòtò àbí àwọ̀ sábẹ́ so tó ti pé ibi tó súnmọ́ farjújù yẹn oye bá sí sàlàyé rẹ̀ yíwa àbí so liyakuna dhalika mudhiban lilwiswas so that yóò kìkini yóò gbé wiswas kó ṣeré ẹlẹ́kẹta yà ń padà bọ̀ wábẹ̀ wọ́n ni arọ́bí àwọn ní ìtumọ̀ ẹlẹ́kẹrin alqadi abu ibn al so wọ́n ni arọ́bí ma'anahu alistinja'u bilma wọ́n ni ìtumọ̀ tí jibril ṣe ni pé ó ń kọ́ annabi ni pé kíyàn máa ṣe istinja pẹ̀lú omi ìṣàrọ̀tàn ìlàljẹ́mì bẹ́yìnà huwa bẹ́yìnà al'ahjar ní pé ìyẹn lè kó méjèèjì papọ̀ kíyàn tábà pẹ̀lú omi àtọ̀kúta at the same time so ní pé ìyẹn lè kó méjèèjì papọ̀ wọ́n ní so wọ́n ní kíyàn kó òkúta àtọ́mi papọ̀ wọ́n ní wà bẹ́yìnà al'ahjar fa inna al wọ́n torí pé òkúta wọn máa ń dí ẹ̀gbin kù ni walma'u yutahhiruhu omi òun máa jẹ́ kó lọ ni so gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ẹlẹ́kẹta yìí náà ló fẹ́ bá wọn jù ọ̀yí kí ló tàbí sọ bẹ́ẹ̀ torí pé ìtàwọn olùmọ̀mí sọ ni al-Khattabi wọ́n sọ nínú ma'alimu sunan in tó gbà lérò pẹ̀lú rẹ̀ ní pé kí n kọ́ annabi sallallahu alaihi wasallam bí yíò sì máa tábà pẹ̀lú omi wa kana min aadati aktharihim in tó sì jẹ́ àṣà àwọn lárúbá tẹ́lẹ̀ ní pé yastanju bil hijara òkúta náà fi ń tábà tẹ́lẹ̀ la yamassuna al-ma wọn ò kí ń fọwọ́ ma' ní pé kíyàn fomi wọ́n abẹ́ dáadáa ba'da al-istinja lẹ́yìn ìgbà tí yàn bá tún ti tábà liyadfa'a bi dhalika waswasati shaitan láti fi gbé ròyìnrò shaitan kò al-Hafiz Ibn wọn sọ nínú Fath pé wọ́n ni wa amma al-intidah wọ́n ni yẹ̀rí ma wọ́n oníkẹ́ wọ́n fi wọ́n ibi abẹ́yàn ba'da al-wudu lẹ́yìn pàtí yàn bá sára látán liyanfi anhu al-waswas kí yàn bá fi lè gbé wiswas kò a mọ̀ sáyìí pọ̀ lábẹ́ gini mas'ala alákọ̀ọ́kọ́ ni pé ah bóòlù sí sí pé tí yàn bá fomi wájú wo ló fi jẹ́

but ṣebí lágbẹ̀rẹ́nsìn títọ́ bá kan aṣọ yẹn ṣebí èyàn ò fún mi ṣe àbí ṣebí yóò ṣẹ̀ gbé àbí kò tó wá ti pọ́ mọ́ wọ́n ìtọ́ tó wá ti pé ìfúnmisí lásán bí nìkan ló di pé yóò gbé ìdọ̀tí kò torí pé a ti ṣe mistake kẹsìn kò nídìí kó gbẹ̀ ẹ̀wọ̀n pé gbà tí mo ń bi wọ́n sí pé ah, yóò ṣẹ̀ gbẹ̀ ara ah, ilé ìkọ́tọ̀ fẹ́kọ̀ọ́ ni àwọn èèyàn máa ń rò gan àwọn èèyàn máa ń rò pé in tó máa ń gbé ẹ̀gbí kú o ní pé tó bá ti fomi fọ́kí ní ẹ̀ ó wá gbọ́rọ̀ gbẹ̀ kó tó lè lò wára wàhálà nínú àwọn kàtà àwọn Màlíkíyà sàlàyé gan tí àwọn lélẹ̀ ó wà nù sharhu mọ́nàsíkò wà nínú sharhu mawahibul jalil sharhu risala ibn abi zaid no mawahibul jalil sharhu mukhtasar khalil sharhu mukhtasar khalil ó wà mawahibul jalil so àwọn malikiya ṣàlàyé pé kìí ṣe májẹ̀mú asùrù àwọn ẹni táwọn àwọn òtẹ́ sọ̀rọ̀ gbígbẹ asùrù kíyàn fún nǹkan kìí ṣe májẹ̀mú kíyàn fún nǹkan so kó wá gbẹ before kó tó ṣe pé kíni ó gbé nàjásà pọ̀ yálà tíyàn bá ti fomi wọ́n nàjásà yẹn tó mi yẹ bá ti pọ̀jù nàjásà lọ khalas حديث أعرابي الذي بال في مسجد النبي صلى الله عليه وسلم سنبني صبوا عليه الماء oye so kìí ṣe mẹ́jẹ̀ mú pé omi bọ́lọ̀ sí kíni omi búrọ̀ ọgbẹ́ tó mi yẹn bá ti pọ̀ ju kíní ẹ lọ tó fi ṣe pé kíní ẹ ti lọ ó ti lọ mi kíní ẹ khalas ẹ̀gbin ti lọ eré àwọn èèyàn máa ń ṣe mistake yẹn nínú fiqhu gan nínú fiqhu kìí ṣe májẹ̀mú pé tí èyàn bá fẹ́ gbé nàjásà kó ipò tó bá ti wọ́n mi sí nàjásà yẹn ká ní omi tán sí omi kan sí aránsì ìtọ́kasára so ní pé ọwọ́ fòmí sí ọwọ́ fún yọ́ gbẹ̀ so yí so kó tó mọ́ ara gbogbo ìgbà tó bá ti pé omi èyàn fòmí sí ó wá lọ májẹ̀mú sà ní pé ó ó ti lọ of course àwọn nàìjásá mẹ́ ọ̀tọ́ yí pé yóò ní láti kéèyàn fún bóyá bí ẹni tó ti tọ̀tí ro gbogbo ara so kí ni èyí tí mọ̀ pé ah, eléyìí àà ah, kò sórí omi téèyàn fẹ́ fi sílé yìí yóò fún eléyìí yóò wá gbẹ títọ̀ tó kù lára eléyìí ni àbí but yẹn mọ̀ pé àwọn míì kéèyàn kàn fún mi sí yóò lọ àwọn yẹn máa ṣe mistake yẹn nu fi kọ̀ra gan nígbà orí bàtọ́ bá tó gbẹ ara mùjárọ̀dù pé èyàn ti fomi sí tó bá ti jẹ́ kó lọ ó ti tó náà tí ìwọ́n ti wá gbọ́ ilé iye na wájú tí Jibril fi wá fẹ́lé sẹ́lẹ̀ ìfà Nabi sallallahu alaihi wasallam òun àwọn olùmọ́ ti sọ yìí kó bá fi sé kíni kó bá fi gbé wíṣíwáṣì kíni kó bá fi gbé in tó lè jẹ́ wíṣíwáṣì kó torí pé ó tún Nabi sallallahu alaihi wasallam sé kíni so sí hadith Abu Hurairah ó wọn sọ̀rọ̀ ìsìlátọ̀ sàáhí àṣẹ Sheikh Muhammad Nasiruddin Albani so nígbẹ́ Abu nígbẹ́ Ànábì sallallahu alaihi wasallam yàtọ̀ sí pé akílùkọ̀ rẹ̀ nígbẹ́ Jibril ló ṣe fún Ànábì nínú bó ṣe wá nù síyàkì yọ Allahu a'lam so nígbẹ́ bóyá ó correct bí yàn sí ń tó bẹ́ẹ̀ ó sì ní má correct so bó tó wá nù hadith mi gbé Ànábì sallallahu alaihi wasallam Ànábì sallallahu alaihi wasallam fanadaha ala farji ó wá fún mi wọ́n farji rẹ̀ so so tó bá téèyàn bá ti wá mọ̀ pé téèyàn bá fomi wọ́n ibi tẹ́gbìn bá kàn ó ti tó láti gbé tó bá tẹ́gbìn yẹn bá sàtì lọ ó ti tó then ó ti gbé wíṣọ wọ́n sùkú but àwọn èèyàn tó wá máa ń ṣe mistake kan náà fẹ́ kan pàápàá jùlọ àwa Yorùbá lọ ń kẹ́ fún mi ọ̀bùn ní ọfà ẹn tó bá lọ tọ̀ tí gbogbo ara wá stẹ́ni àwọn Yorùbá ò láìkẹ̀ lọ ń kẹ́ fún mi yí ah gbogbo ìtọ́ náà ló ti fi ló ti <laughs> kò sí tó sí mistake yẹn so kò sí so ní pé à ní pé wá tọ̀tán gbogbo ara wá kún fún mi ibi tó bá ti ń di ibi tó ti máa ń di wá náà pé kí àwọn fọ́sọ̀kùn tó máa yẹ̀rá ẹni ló lè padà di wà láàgbé ìsìwásì ti mú yẹn ó ti mẹ́yìn wọn ṣe kí á nà sọ ẹnìkan ní pé nígbàtàwọn fi wà ní ibiṣẹ́ pé ẹniyẹn pé yóò ti tán ti gba bírèkì sọ́lá bí 15 minutes before káwọn tó jáde káwọn teachers yóò kù tó jáde ní ó ti lọ àwọn ó dẹ̀ bá ń bẹ́ àwọn sì tún fílẹ̀ sílẹ̀ wíṣíwáṣí lágbára gan so ó ní rìsálà kan tí eh, al-Hafiz Abdul Ghani al-Maqdisi kọ Dhammul Wiswas ó wà ní Ighathatul Lahfan tí wọn kọ́ yìí tọ́nà bá sí ẹran nínú rìsálà tó wà náfíà àti ìrìnlẹ̀ bẹ̀rẹ̀ fìtìyàn láǹfààní so rìsálà tó wà náfíà gan so ah, tí a bá ti wá gbélé yìí then ó túnmọ̀ pé nínú súnnà táwọn èèyàn ti pàtì ní ànádọ́ nínú súnnà táwọn èèyàn ti pàtì ní pé tí a bá ti sàlárá tán kí a tó kíni kí a tó fún mi wọ́n fàájì torí bóhun ilẹ̀ pàtì náà bí ṣe yàtọ̀ sínú sí yàkó eré ìtàkà fún ọ so túnmọ̀ pé súnnà táwọn èèyàn ti pàtì but gbogbo súnà táwọn èèyàn bá sá kí àṣà àwà kí ẹfà àwọn àwàmù gbogbo ohun tó mọ́ ah gbogbo ọgbà tó wá ti sàrọ̀ alábà omi yóò wá mú gbogbo sókú tó rẹ̀ ọlọ́run ló ma tó ti ka ilé yìí èyàn wọ́n wà kẹfà àwọn àwàmù rẹ̀ gbogbo ohun tí tó fi ma tẹ́sí ọlọ́run bó fi ma so inshallah ta'ala ibi tá ti so nínú àwọn nǹkan tí wọ́n sọ ó sọ kalẹ̀ fún nabi sallallahu alaihi wasallam àwọn nípa ọ̀rọ̀ intidah ọ̀rọ̀ annadukha àbí intidah ibn Qudama sọ annawawi sọ sheikhul islam sọ sọ wọn tọ́pọ̀ báyìí ní sàlàyé ọ̀rọ̀ so tán fi sí fi nílẹ̀ pé ìntí annabi sallallahu alaihi wasallam sí so ìntànà àwọn musulman sì sọ ìlà tó wà ń bẹ òní láti síkín láti fi gbé wìsíwásí kọ́ láti fi gbé wa baraka ala nabiyyina muhammadin وعلى آله وصحبه أجمعين